Unit 14. Báwo ni bẹ́ẹ̀ Dialogue 1. Kimberly is planning to visit Brazil and meet someone at work who has been there before. She wants to find out everything. Mo gbọ́ pé o ti dé ìlú Brazil rí. Ṣé lóòótọ́ ni? Lóòótọ́ ni. Kí ló dé tó ń béèrè? Èmi àti àwọn ẹbí mi ń lọ síbẹ̀ ní oṣù tó ń bọ̀. Ṣé o lè sọ fún mi bí ibẹ̀ ṣe rí? Mi ò mọ ibi tí ó ti máa bẹ̀rẹ̀. ṣùgbọ́n mo mọ̀ pé bí o bá lọ o máa gbádùn ìlú Brazil gan-an ni o máa rí i pé àwọn ènìyàn Brazil fẹ́ràn ìgbádùn púpọ̀ wọ́n fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wọ́n fẹ́ràn ijó orin àti afẹ́ ayé. lóòótọ́. bẹ́ẹ̀ ni wọ́n dàbí àwọn ọmọ ìlú nàìjíríà wọ́n kún fún ayé jíjẹ púpọ̀ wọ́n sì lọ́yàyà púpọ̀. Mm-hmm. bí o bá lọ sí àgbègbè tí à ń pè ní bahia o máa rí àwọn ọmọ brazil tí wọ́n ń sin àwọn òrìṣà yorùbá bíi yemọja ṣàngó ọbàtálá ọ̀ṣun ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ń sin òrìṣà yorùbá ní brazil ṣé lóòótọ́ ni. mo fi ojú mi rí àwọn tí wọ́n ń gbé ẹbọ lọ sí tí wọ́n wọ aṣọ funfun àti ìlẹ̀kẹ̀ funfun bí àwọn tí wọ́n ń sin Yemọja ní ìlú Nàìjíríà bí o bá rí wọn níbi tí wọ́n ti ń sin òrìṣà wọn o máa rò pé Nàìjíríà ló wà. mo fẹ́ gbọ́ nípa Brazil sí i ṣùgbọ́n mò ń bọ̀ mo fẹ́ sáré wo ẹni tó wà níta ilé wa. kò burú.